الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعملون الحمد لله الحمد لله الذي خلق الإنسان من علم وعلم القلم بما شاء سبحانه وتعالى وأرسل الرسل وأنزل الكتب لئلا يكون الناس على الله حجة بعد الرسل أحمده وأجلله وأشكر على نعمه غيرة وباقنا وأشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا للأولين بل للآخرين أيضا قال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام واعلموا أن الله سبحانه وتعالى خلق عنده يوم خلق السماوات والأرض مئة رحمة فحبس عندها تسعة وتسعين رحمة ثم أنزل رحمة في الأرض وبها نتراحم وبها تتراحم الدواب أمة الإسلام خلق الله سبحانه وتعالى هذه الرحمة وجعل لها ثمرات عديدة ومن ثمرات الرحمة العلم وغيره مما قد زين الله سبحانه وتعالى به قلوب عباده المؤمنين وعلى هذا انقسم الناس قسمين فالشاكرين لنعمة الله والكافرين لنعمة فالشاكرون لنعمة الله والكافرون لنعمة الله سبحانه وتعالى لكن الله سبحانه وتعالى أدب عباده المؤمنين وعلمهم كيف يتراحمون فيما بينهم فلا تنزو هذه الرحمة إلا من قلب شكي ولا تنزل إلا في قلب رجل مؤمن أمتنا هلموا معنا وتعالوا إلى هذه الخطبة لعلنا نتبين ونتبصر على حقيقة هذا الأمر كيف لا أول ما بدأ رسول الله صلى الله عليه وسلم بالصلاة بمكة كان يتوجه إلى الكعبة ثم يحول وجهه إلى بيت المقدس ثم بعد هذا كان بعد أن طال عليه العمد على هذا دخل المدينة كذلك وكان يحول وجهه إلى السماء ثم إلى ثم وكان يوجه ويحول وجهه إلى إلى الكعبة ثم إلى السماء ثم إلى بيت المقدس قبل أنزل الله سبحانه ثم بعد ذلك أنزل الله سبحانه وتعالى عليه الآية قد نرى تقلب وعلى هذا أمرنا الله سبحانه وتعالى بل استحثنا على التسابك والاستباك إلى الخيرات ففي ذلك نوع من نزول الرحمة في قلب المؤمن أقول فلما بعد سؤال المسلمين أن ترى لكي كرات قريفة النبي صلى الله عليه وسلم أن ترى بنات بما جاك يفمقوا الله بان سليكون كان النبي و بان سالكون لاري أتيا ورلة صحابة كي أولا pẹ̀láwọn tó kẹ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọgbé alkiyama ẹ̀yọ́mọ̀ yànú ẹ̀sìn mo ń fi àsìkò ìran létí ìbẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala gẹ́bí o sí rẹ̀ iná létí ìbẹ̀rù rẹ̀ a ní tẹ́kùnlọ́ ẹjẹ́ akọnu ọlọ́run ọba àwa ń bẹ̀ níjọ kan oṣù rẹ̀ ìpáyà rẹ̀ lẹ́yìn tí ó sì wá láǹfààní láyé àti ní alìkíyàmà kí jẹ́ a lè fi kọ̀kọ́ wa gba nǹkan lọ́dọ̀ wa Allah subhanahu wa ta'ala ẹ̀yọ́ ma yanu ẹ̀sìn Allah subhanahu wa ta'ala nínú ìkẹ́ ńlá tó ṣe àti àdéhùn tó ṣe fáwà mùsùlùmí tí a padà lọ́rẹ̀ ìbá lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala o náà ni pàtàkì in ti fi ń jí ọba oníkẹ̀ bákanáà ìkẹ́ yìí ń bò láti máa ń rí bákanáà ìkẹ́ì mélòó ni òǹkà rẹ̀ bákanáà ìkẹ́ì bó ní ó ṣe máa hàn nínú sẹ̀mí musulmi bákanáà ìkẹ́ì níbo ní ó máa taari musulmi lọ Allah subhanahu wa ta'ala kama akhbar rasulullah sallallahu alaihi wasallam nígbà t'Ọlọ́run bá dá sánmà àti ilẹ̀ tán khalaqa mi'ata rahma Allah subhanahu wa ta'ala ó wá dá ọgọ́rùn-ún ìkẹ́ ó dá ìkẹ́ di ọgọ́rùn wa anzala minna rahmatan nínú kí ọgọ́rin ọlọ́run wá aṣọ yọkẹ kalẹ̀ ọsọ̀ka orí ilẹ̀ gbogbo lágbájá ní 1 billion kílòkọ̀ rẹ̀ ní 3 trillion amẹ́ríkà jẹ gbèsè china yáwọn èèyàn lówó nigeria náà ti fẹ́sẹ̀ ohun tí mẹ́lọ́rùn wọn gbogbo ń tẹ́yàn báyìí alẹ́ ọlọ́rẹ́gbájá 1.5 billion naira abá méje rẹ̀ arọ́kọ̀ 3 trillion abá kan lágbàjá nílé 50 kò tí ẹ̀mọ̀yẹ ẹnìkan ní gbogbo olẹ̀ gbogbo ń tà ní gbogbo tí ń bẹ̀láyé ìpata nínú kẹyọkàn lọ nsọ o náà ni gbogbo wa ti

o náà ni ìkẹ́ àwọn sàṣàm sọ pé ó dé àyè kan débi pé dáàbà ẹranko tó náà bí mẹ́ẹ̀kalẹ̀ tọ́mọ ń ṣe tagitagitaga lọ sí bí ẹsẹ̀ rẹ̀ ìkẹ́ náà ló mú ẹran ìgbésẹ̀ òkè ogbè òkè tí fi lọ bí ìṣẹ́jú méjì mẹ́ta mẹ́rin torí ipọ́mọ rẹ̀ ń bẹ ní gbogbo 99 inú ẹ̀fẹ́ sọ pé ìtàkọ̀ ń bẹ ojú òrírí etí gbogbo 99 yòókù tí bẹ̀lọ́dọ̀ lọ́yìn iná lọ́wọ́ wà fawa sí alìjẹ́nà fáwà mùmìnì ẹyọ kan àtayé yóò tó wá kanlẹ̀ sọma gbogbo ọgọ́rùn-ún wà wọ́n bẹ̀ ẹwẹ́ yọ kẹ́yìn òun náà

kútùbà wa àti bá ṣe ma ń sáré lọ́bẹ̀ àtẹ̀mí ìtàní àti ma ń bá Allah subhanahu wa ta'ala ẹ̀sà ló sí annabi rẹ̀ salawatu rabbi wa salamu alayhi arbi sallallahu alaihi wasallam wa Makka tó wáfẹ́ kírù fọ́lọ́n yóò rújú kọ kàbá yóò kàbà yóò tún gbójú wo sánmà nígbà mí tí bá ń jọ́sìn lọ fọ́lọ́n ìgbà mí yóò tún wo yóò tún dojú kọ Jerúsálẹ́mù ìsà máa ṣe báyìí ní máa ṣe báyìí títítítítítítítítítítí ọwà ń bẹ̀lọ ń pẹ́ ní tí wù mí kí máa dojú kọ bí tí ọpa bababababababa mi láṣẹ kọ́kọ́ fún ọ Ọlọ́run bá gbàdúrà yìí Ọlọ́run ni qad nara taqalluba wajhika fis sama bó ṣe ń gbójú sí ìrí annabi in tó kù tó ṣe ní ìsìn falan walliyannaka qiblatan tardaha a jẹ́ ọ máa dojúkọ ibù dojúkọ tó wùwọ́n o náà ni kàbá ọyọ̀wà máa dojúkọ kàbá báyìí lẹ́yìn ìgbà náà alọ́sọ̀rọ̀ wá jẹ́ àmọ́ wípé ìdojúkọ kàbá yìí kèé sí ojú kan gbogbo bí in tí mọ̀ ń fẹ́rẹ̀ bẹ́ẹ̀ ṣe máa sìmírẹ̀ lábẹ̀ẹ́bẹ́ alọ́sọ̀tàrà ní ọ̀dà àwọn tí wọ́n bá ń bẹ ní mẹ́ṣíríkù níbi tọ́rù ti ń yọ níbo wọ́n ma dojúkọ tí wọ́n gẹ́ ti kíbìlà ti wọn àwọn tí wọ́n bẹ ní magribu níbo wọ́n ma dojúkọ tí wọ́n gẹ́ ti kíbìlà ti wọn àwọn tí wọ́n bẹ ní jenub níbo wọ́n ma dojúkọ tí wọ́n gẹ́ ti wọn àwọn tí wọ́n bẹ ní shamal níbo wọ́n ma dojúkọ sharku gorbu ọ̀dà ọlọ́ni wali kullin wàlìkúlì wíjìyàtún húwà mú wàlìíhà Allah subhanahu wa ta'ala ní gbogbo bí kíbi tẹ́ẹ̀rí ẹ ti wà tẹ́ẹ̀tí ń dojúkọ èmì ọlọ́run ọba èmi náà mo ní gbogbo rẹ̀ èmi náà ní gbogbo ayé ó sì ń jẹ́bi mọ yọ̀nda fún àndábì mi kọ máa jó orí kí ni nǹkan àkọ́kọ́ ẹni tí bá ń bẹ ní ṣẹ́ríkù àwọn ọmọ dojúkọ gárùbù àwọn tí a máa ń gọ́rùbù wọ́n mọ̀rújúkọ ṣẹ́rùkù àwọn tí a máa ń jẹ̀núbù wọ́n mọ̀rújúkọ ṣàmàl àwọn tí a máa ń ṣàmàl wọ́n mọ̀rújúkọ jẹ̀núbù tí ó gbọ́bọ́ wá jọ́sìn ìfọ́lọ̀n lẹ́ẹ̀kankanáà kí lájọ́ ń wọ́n fastabiqul khairat oore tí bẹ̀rẹ̀ mi ọ̀rọ̀ ọba o ń kalukú yẹn wá sọ́lọ́pàá tètè bó lẹ́ẹ̀ṣẹ̀ ní níbi orí ọ̀run táìmù wọ́n kírù fọ́lọ̀n bí wọ́n kírù fọ́lọ̀n bí bẹ́ẹ̀ sí ń se náà gbogbo tí wọ́n bá ti pè dáadáa fastabiqul khairat ẹ gbìyànjú ẹ sàrápà ń tètè ẹ máa jẹ́ nàmbà wọ́n níbi dáadáa Allah subhanahu wa ta'ala ọwá fẹ́ pòwé dáadáa fún wa law su'ilna an haqiqati al-ibada law su'ilna an haqiqati al-ibada fal-ibadatu munhasiratun fi aslayn ra'isiyyayn ìbádàtà aláìsẹ́ fàlọ́sọ̀tàálá tí wọ́n bá níbò olórí orí nǹkan méjì o náà ni ọlọ́run ọba mẹ́lẹ̀ orí ìpìlẹ̀ méjì ìpìlẹ̀ àkọ́kọ́ tawhidullah wa ifraduhu bil ibada wal aslu thani al ihsan ila khalqillah kéèyàn máa sin lọ́n o ní ìpìlẹ̀ àkọ́kọ́ láì dá nǹkan kan mọ́ máa ṣe dáadáa sáàtà ni o sáwọn ẹ̀dọ́ ọlọ́run ọba ẹn tí kẹmbẹ̀lẹ́mì rẹ̀ nù kí lẹ̀ ríwa ọlọ́mbà ní sọ́rọ̀ sọ́rọ̀tù ìlbáyínà wípé wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu-d-din hunafa wa yuqimus-salata haqqullah wa yu'tuz-zakata haqqun-nas wọ́n máa sílọ́n láì pa nkẹ́kẹ́ pọ̀ ma wọ́n máa kírun fọ́lọ́n wọ́n máa gbàwẹ̀ fọ́lọ́ kí wọ́n máa ṣe hajji fọ́lọ́n gbogbo eléyìí ẹ̀tọ́ ọlọ́ngọba ni wa yu'tuz-zakata وما يزكى هذا هو الإنسان إلى خلق الله فربنا سبحانه وتعالى لأهمية هذا الأمر نتوري جبنبا تلمري جبنبا ننو صفات تنية فيما جاني الله تنيا فيما سقوي كم بلم يلي فقد قدم الله سبحانه وتعالى هذه النفقة والإعطاء على التقوى في بعض الآيات قال الله سبحانه وتعالى والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى فقدم الإعطاء على التقوى في هذه الآية إظهارا وإجلالا لشان الإنسان لأنه هو الأصل الثاني من هذين الأصلين اللذين عليهما انحصار العبادة والدين قال أني فأما من أعطى wàtàkọ̀ gbogbo أعطى gbogbo ẹni tàà bá sílẹ̀ ní rẹ̀ tí ma ń ná ní ìdáwọn ọba fún tí kẹ ń bẹ lẹ́mì rẹ̀ gbogbo bí ara òsẹ nínú ọmọ nìkẹjì ìní ma ń wà lẹ́mì rẹ̀ wàtágọ̀ tó sì pàyé mi ọlọ́run ọba ẹnìkan ò ní páyọ̀ ọlọ́run àfẹ́ tí kẹ bá ń bẹ lẹ́mì rẹ̀ ẹni tí kẹ bá ń bẹ lẹ́mì rẹ̀ a ma wá rí nínú sẹsí rẹ̀ wa ta'ala huwa khaliquna wa bari'una olọ́dáwa fa idha kana hadha kadhalik falkhalqu iyalullah wa habbu an-nas ila Allah anfa'uhum li iyali tí wọ́n bá ní bóòlù àwọn èèyàn ṣe jẹ́ sọ́lọ́n dúkìá ọlọ́n ni wá tààlọ́wọ́ wá láìkì jùnú wa ẹn tí bá máa sáǹfà ní jù sí dúkìá rẹ̀ gbogbo ẹn bá máa sí dáadáa sáwọn èèyàn jù ẹ̀ntọ́lọ̀n subhanahu wa ta'ala tí ó ní ẹ̀síjú nínú wánú bó láṣe wá kọrọ̀hma ìkẹ́ bó ní àṣẹ kọ tí ó fi wá ráyè jókò nínú ìsàlẹ̀ ikú ìnìkọ̀ọ̀kan wa jama'a ẹjà lọ suratul Kahf Allah subhanahu wa ta'ala daraba lana fi hadhihi as-sura ó fi súrọ̀ ìpa ọ̀pọ̀lọpọ̀ òwe fún wa níbẹ̀rẹ̀ rẹ̀ in sọ bí táwọn ẹni rẹ̀ ó dé sí wa yubashshiru al-mu'minina alladhina ya'maluna as-salihat anna lahum ajran hasana makithina fi abada ìbẹ̀rẹ̀ rẹ̀ in tọ́lọ̀ fi bẹ̀rẹ̀ náà gbogbo ẹgbẹ́ gbẹ̀mẹ̀ lọ́wọ́ bá gbọ́ tẹ́ ń sí tí wọ́n lè kó mẹ́mà níparí innal ladhina amanu wa 'amilus salihati كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا كثنا فيه أبدا لا يبغون عنها حولا àwọn mùmìnì wọ́n jókòó sálì jẹ̀nà gbogbo tí ma ṣe fọ́n bẹ̀ wọ́n ò tí ẹ̀ lè ronú kí n tó pààrọ̀ àwọn kó mẹ́mà ìkẹ́ ò ti gba ẹ̀mí wọn wọ́n ma gbádùn nínú ọlá látẹ́ni ọlọ́run bó ṣe fún wọn àwambọ̀ Allah subhanahu wa ta'ala ọwá fẹ́ pa òwe láti dí a mọ̀ pàtàkì in tí ń pè ní ìkẹ́ ashabul kaf fitia wọ́n jáde nlé wọ́n lọ wọ́n lọ àwọn méje ajá wọ́n sì kẹjọ nígbàtí ẹ ń lọ tí wà láàdé wọ́n mọ̀ pàwà tí wọ́n bá mú wa mada sa'alu sa'alu rabbamu subhanahu wa ta'ala بإنزال الرحمة في قلوبهم وأن يعملهم برحمة الواسعة إذ قاموا فقالوا ربنا أفرج علينا هب لنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا أولاً وبا إكارة أني أصدقى لفهم وبا إكارة أني أفباني له كي الله أبان صفان فأو إلى الكاذ متواسطا إنسي في كان بانيلو أما اللو سنو كيفي أما اللو نوبون

òdìní ẹlẹ́ẹ̀kejì bọ̀rọ̀bàlọ́wù subhanahu wa ta'ala lana mathalar rajulayn ahadihima ghaniyun bakhilun mutakabbirun mutajabbirun nasi madiya faman istaghna ba'da al-faqri wa nasiya madiyahu la tuhmadu aqibatu amrihi والثاني فقير تقي صابر الله سبحانه وتعالى تقول يا مجي oni iri annabi èyí tó sọ́rọ̀ méjì kan fún ọ ọ̀kan náà wọn afúnlówó owó ìpọ̀ ọlọ́gbò òkú tọpọ̀ ẹ̀mí ẹ̀wà lè dípò kọ́ mọ̀ dúpẹ́ fọ́lọ̀sọ̀ àtàálá ìyára ní í ṣe fẹ́ntí òtó ana aksaru minka malan wa walada dúkìá mi pọ̀ dúkìá rẹ lọ mo bí ma jù ọ lọ ìwọ lò sí mọ́dán táwà dánwòwò kọmọ́sí rẹ ẹni tí ìgbàgbọ́n mẹ́lẹ́mẹ́rẹ̀ tó jẹ́ aláìní la ajidana khayran mina munqalaba tí ìgbàgbọ́n ọlọ́run ọba bá ẹwò lọ lórí rí ó pé ó lò sí ayé iná ló lò sí ọ̀run bí ẹ̀n bá ti lówó láyé òun náà ni ó lòó lọ́run ìwọ̀ lálàró lówó rí tí máa wọ kọ̀mplìtì agbádá nígbà wà láyé kọ wà láàrin nínú níkà ọ̀họ́ tó bánú agbádá náà ni àpẹẹrẹ pé bí ẹ̀n sí máa sọnù tí wá ń sọ fún padà wípé mọ́sọ̀ báyìí má akafarta billadhi khalaqaka min turab لكنه والله ربي ولا أشعر بربي أحدا in tó yẹ kó máa ṣe ní kó máa dúpẹ́ ìkẹ́yì káwọn èèyàn máa rí lára rẹ̀ kápẹ́ owó lọ́lọ́n fún ọ máa náà síbi tọ́lọ̀wọ̀ bá ń fẹ́ àlàáfíà náà síbi tọ́lọ̀wọ̀ bá ń fẹ́ ìmà náà síbi tọ́lọ̀wọ̀ bá ń fẹ́ gbogbo in tó ń ṣe wàláúlà ìdà họ́ta jannataka kúnta ma sha Allah in tó lóore fún ọjọ́ òṣe kápẹ́ wọnú ọgbọ̀ rẹ̀ tí ń dùn mọ́ ọ̀sọ̀ ìpíà tóbi fọ́lọ́n ọba wọn bí mẹ́ṣí àtìlá tòótọ́ ọlọ́run ọba sí oore fún mi ṣùgbọ́n pẹ̀lú fífí ọlọ́mọ tó fi gbádùn oore wọn àlàáfíà ara mi ìwọ ló fẹ́ fún mi kí n lè dáàmà pọ́ oore mi ìwọ ló fẹ́ fún mi kọ́pọ̀lọ̀ mi ọmọ dàrú nígbà tó rẹ́ dé tán ìwọ ló fẹ́ fún mi in tó ẹ̀kọ́ máa sọ̀rì ṣùgbọ́n o tó bá wù ọlọ́run ó lè gba oore ìlọ́wọ́ rẹ̀ kó sì yí padà kó sọ di nǹkan mi ọlọ́ni fa asba yóò kọ́líbù kàfẹ́ ma an وهذه أحوال الأغنياء البخلاء في لحظة خروج أرواحهم من أجسادهم في آخر حياتهم bọ́lọ̀ ń sì ṣe máa bá gbogbo ẹni tí ìkẹ́ ọ̀bà sílẹ̀mí ẹ̀ tọ́lọ̀ ń wá kẹ́ láyé bí ṣe máa bá ń lórí nígbàtẹ́lù wọn bá fẹ́ bọ́ yùkọ́lìbùkà fàí aláma àǹfàkọ̀ òun ló spọ́nsọ̀ kìníkà 99 olóṣọ́nsọ̀ kìníkà 2000 kìlókọ rẹ̀ olóṣọ́nsọ̀ àwọn aṣẹ́wó tí ó kọ́lọ̀ kìníkà olóṣọ́nsọ̀ àwọn kìníkà tí ó ń gbé kòkè oní yóò mú wá adúró rẹ̀rẹ̀ ó ti lọ rẹ̀ wo bọ́ọ̀lù rí ní Germany ọ̀rà first class wọ́n 1 million naira àyè mẹ́wàá ní bẹ́m̀bẹ̀ ó sì ra mẹ́wẹ́wàá 10 million naira ó nìkan ni ó jókòó ó sì gbé bọ́ọ̀lù sórí àga mẹ́sàn yòókù bí plane ṣe ń lọ́nu yùkọ́ lè búkà fáì ha ọlọ́run ọba ọba sì dámi padà yé ṣe ti bẹ wájú mẹ́rẹ̀ ma fún wọ́n ìṣẹ́ ti ẹ̀ fa as wa akun mina salihin jẹ́ ń padà yé kí ma wá sí dáadáa in wá sí dáadáa ju bó ṣe ní kí sí dáadáa lọ ọlọ́n pò wílé náà wal qissatu thalitha ìtẹ́lẹ̀ kẹta bil-ikhtisar jara bayna nabiyyayn asahhu al-aqwal inda al-ilmi anna al-Khadir أن الخضر نبي ọ̀rọ̀ tó múlẹ̀ jùlọ lọ́dọ̀ àwọn mímọ̀ ẹ̀rí rẹ̀ pọ̀ ṣùgbọ́n yóò gbé àkóró rí mọ̀dó Khadiru annabi ọlọ́wọ̀ bá ní ẹ̀rí tó sì múlẹ̀ jù lọ́rọ̀ Dhul-Qarnayn ó ní wípé salihun mina salihin wa عليه الصلاة والسلام ولصدوا يرو لصدوا خضروا تعلم الرحمة وتعلم العلم فالعلم ثمرة من ثمرات الرحمة كيف الله سبحانه وتعالى مع النبي موسى الله الله الله وإن قال موسى لفتاة لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أبضي حقبة النبي موسى سبحانه فو وما كوري ميدونا لون mọ́ lọ lé kéwú ní ìwọ́nà ọya gbogbo nǹkan wa ọya kó lọ ajá lọ láàbùrà ìníyà ìnígbò ìmà rìnrìn àjò ìlọ ni hátà abúrúkọ méjì al-Bahrain tí ń fi débi bí tí òkú méjì ti pàdé ọ̀gẹ́gẹ́ bí ó júwò fún mi pé ń ti rí ẹni táwọn wà lọ́nu tí ń bá wá rìnrìn tí ń hukuba hukubu lè dé lárúbáwá kọrùnù bó sì jẹ́ pé bọ́rọ̀ sí pọ̀tò lórí rẹ̀ 100 years ní kọrùnù kan àwọn kan pè 60 kan pè ní 80 kan pè 120 ṣùgbọ́n tó múlẹ̀ jù tí ma ní kọrùnù kan century kan 100 years ní hukubu ọ̀rọ̀ pọ̀ 100 ní 70 ní kíríkà ní èyí tó múlẹ̀ jù bí hukubu o ní 80 years ká pé rí àjò yọ gbà mí ní 80 years in ní padà ìmọ̀ rẹ̀ lọ́nà ni láti lọ rí ìkẹ́kọ̀ọ́ nípa kí ní ń pè ní ìmọ̀ àti ìkẹ́ wọ́n lọ wọ́n lọ wọ́n lọ Allah subhanahu wa ta'ala ní ẹmú àwọn nǹkan lọ ẹja ibi ọba mẹja lọ ibi ẹja máa ti yí padà ọba ti kó ní omi ọ̀gá ibi tẹ́ẹ̀ lọ́nà kẹta ọmọ kéwò òfúra ṣùgbọ́n ọ̀gá bí nǹkan ti ṣẹlẹ̀ àbí Musa ní ẹja wádọ̀ ní ẹbí ti pàmí tí ó ìṣẹ́ kéèkéé oníbòníkà lọ́gbà èmì rẹ́jà tó bọ́ sódò ajaban èmọ̀lọ̀rọ̀ rẹ̀ o tí lè ṣe pé ń sọ fún ọ̀tá ìdọ́n se wà láìna lórí tafsiru kan ọba lọ kí ni tí wó rí fàwájádà abúdán min ibadina Allah subhanahu wa ta'ala àwọn mímá tọ́lọ̀ fún wọn ní mímá ó nu ọpọlọ wá fẹ́ pánlé pátápátá tí ó sí àpọ̀ lẹ́yìn rẹ̀ mọ́ abúdú lọ́lọ́run ó pè yóò wà fi ti sọ̀dọ̀ ara rẹ̀ ẹ̀rù mi subhanalladhi asra bi abdi isra wal mi'raj qissatun khalida ìrìn àjò ńlá kan annabi mo invite ẹ̀ kọ́ wá bá mi ní sama kọ̀ sọ wípé subhanalladhi asra bi muhammadin ó kò sánú subhanalladhi asra bi rasuli no bi nabi no o ni mímọ́ fọ́lọ̀ sábà pé ìrìn àjò ìsẹ́nà àjò tó tọ́ ma ń ba èyàn ọgbẹ̀ láti maka lálẹ́kẹ̀ náà lọ jerusalemu wọ́n jerusalemu ibẹ̀ ni ó ti bọ́ọ̀dù lọ sẹ́mà mi ìrọ́jù oníládà wọ́n nà fún ìwọ̀n lọ sí ibi ọlọ́run bá sọ̀tàláwà ọkọjá gbogbo mẹ̀lẹ̀ká wa ọkọjá agbá ọkọjá àwò lóòrù ẹyọ kan àwọn tí wọ́n sì sọ pé àwọn sùn sílé wọ́n tó jọ jí padà ní maka eléyìí náà táwọn èèyàn bá gbọ́ yóò fẹ́ takola àkáyé wọn in tó bá sì ti jẹ́ ẹ̀mà tẹ̀sìbíhù ní máa sáájú rẹ̀ subhanallah ọlọ́run ni subhana subhana ìwọ́n jábọ̀ wípé annabi lọ pẹ̀lú ẹ̀mí

فوجد عبدا من عبادنا وصويت رسولا من رسولنا نبيا من أنبيائنا عبدا wọ́n bá rí kan nínú ẹrú wa ẹrú èmi ọlọ́run nítorí kíni ma khalaqana Allahu illa li ibadati ọlọ́run ọ̀dáwà fi torí ìbàdá tó bá wá fi nǹkan pí ẹnìkan òpin àpẹẹlẹ́nu àtọ́jẹ́ pé tí mo torí ẹ̀dá wọn ó ti yé wọn wọ́n ti tánú ẹ̀ fọ́jẹ́rẹ̀ abúdàmìnì ìbádìna wọ́n bá rí kanú ẹrú àwọn ọlọ́run bá ẹ̀ntà àrán sínú kọdírò آتيناه رحمة رحمة رحمة من عندنا وعلمناه من لدنا علما جماعة gbogbo tí èyàn máa ní láyé tí ó bá ti sí ìkẹlẹ́mì rẹ̀ gbogbo ayé ó sì kórìíra rẹ̀ ju ẹn tí ò ní nǹkan lọ ọlọ́run ẹ̀tọ́ ọdún mélòó náà 48 tí ti bàjẹ́ a full at 40 It's full forever ẹ̀tì sọ ọ̀rẹ́ dàdàdà gbọ́n irú irú irú irú irú irú bèèrè ní ilẹ̀ sẹ̀m bèèrè báyìí ọmọ ọdún mélòó bẹ̀rẹ̀ lẹ́ti bẹ̀rẹ̀ ẹ̀rún tẹ́ẹ̀kì mọ̀lọ̀wà láti gbogbo tí ó sábà bàwọn èèyàn ló jẹ́ òun là ń ṣe wáàsí fún yín o tẹ́ẹ̀sọ́dúwó kò wó kó Eh? kí rẹ́ nìkan ní kó bóòdé mẹ́ kọ́mọ̀ fi nǹkan lẹ̀ yóò sáàdìta gbogbo nǹkan rú ìṣesí rẹ̀ nù kò sí ráhmà bí èyàn sí lòwó tí ò sí ráhmà lẹ́mì rẹ̀ àwọn èèyàn mọ̀ wá sọ pé ọ́n lẹ́gbẹ́jẹ́ tó wá jẹ́ aláìmọ̀kan ẹwà wùwà dada lọ́dọ̀ rẹ̀ kó wá jẹ́ kó lọ́lọ́run fún mà sí lè ọ̀wà tíyàn bá ń bèèrè owó kọ́kọ́ tọrọ ọ̀kẹ́ ní torí tí ọ bá sí ìkẹyẹ èèyàn afọwọ́n sí tọ́lọ́n a sì ń bọ́ mìí díẹ̀ wọ́n bá rí ẹrú wáyìí annabi khadiru atana rahmatan min indina wa allamnahu min ladunna ilma Musa náà bẹ́rẹ̀ kọdúrà ẹ̀yìn náà mọ́wá bá mọ́wá kẹ́kọ́ ní ah, ẹ̀kọ́ tí Ọlọ́run wá fi kọ́ èmì tí ó sì lè ṣe sùúrù rí ẹ̀báyìí ah, ó Musa ní ṣe sùúrù ah, ibi jọ́ sí mílá nfàní ni máa ṣe ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi limajmu'ati min al-fuqara àwọn kan ní adáwó ẹ̀jọ aláìní ni wọ́n níjọ́ tó ń kálukú ń fi nǹkan tí ó fi tí ó kọntibútì tí wọ́n fi ra ọkọ̀ ojú omi rẹ̀ kò ní nǹkan mímà kò ní nǹkan mímà nígbà gbogbo wá dá ọkọ̀ ojú omi wọn ò ní dúkìá mímà láyé jọkọ̀ ojú omi náà lọ bọ́bá ti gbéra láti dífà kan wọ́n ma bẹ̀lọ́ ọlọ́mọ́dákun mẹ́jì òtẹ́rí ó transportation wọn nù bá jìdì rọ́lẹ̀ òkàlùkù ó pè ó tí ẹ̀ wọ́n kọrí lọ wọn ò ní nǹkan mídíwá náà lọ wọ́n kò ní ọkọ̀ ojú omi lọ́gbẹ̀ wọn lọ wọn lọ àdúbí Khadiru fa àkéyọ ń gbò òkú díẹ̀ tí wọ́n dẹ̀ bìtẹ́ lọ ọsá ọkọ̀ ojú omi lẹ́gbẹ̀ ṣọ́ọ̀fẹ́ káwí ọ̀tẹ́rì ni omi ọwọ́ anábì Musa òun sọ bá ń fún àfá rẹ̀ àfá ní ìsìsòrò mo sọ fún ọpọ̀ ní ìsìsòrò tẹ́lẹ̀ o tí ló ìsìsòrò àwà sọ dì fún àmọ́ sẹ̀fínà in tí mo ṣe ìkẹ́ mo fi bá wọn lo àti màtọ́lọ́n fún mi أما السفينة فكانت لمساكين يأمن في البحر فأردت أن أعيبها فأردت أن أعيبها وكان وراءه ملك يأخذ كل سفينة غصبا ọkọ̀ ojú omi gbogbo ọ̀tí ẹ́ ní aláìní ní á wọ́n ò ní nǹkan méjì bá ń lọ ìrìnà bí bùzá lẹ́bìnà rọrùn àyàní ọ farabalẹ̀ só orí ọkọ̀ ojú omi ọ̀rẹ́ wà púpọ̀ ọ̀dangajá ààrẹ ẹ̀dá ṣùgbọ́n wájú lọ wà lẹ́ọ̀ bá kan bẹ́m̀bẹ̀ gbogbo ọkọ̀ ojú omi máa gbà tọba ti rí pọ́ bá fáyìn mọ́ wá mọ̀ bá wọn sáláàké kí n bàjẹ́ fa àrọ́tọ̀ àyà ìbáha tí ń bára bàjẹ́ bá wọn kò ní ìwù bẹ́ẹ̀ sì ni wọ́n máa gbọ́kọ̀ ojú omi tó bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ kàkàkì kébì ọmọ pa wọn ó pẹ́ ju èyí tó fẹ́yìntì rẹ̀ gbẹ́ pàtàkì lọ́wọ́ wọn lọ ọ̀dá ìlmàhádà tó sáàríyà wọ́n tó bọ́ sí station kejì wọ́n lọ wọ́n lọ wọ́n lọ lákíyà gùlámin fàkọtàlà ní bá tó pàdé ọmọ kan lọ́mọ ìrẹwà lọ́fàìn ó sì pààyàn tọ́lọ ní ọmọ pààyàn ọ̀ọ̀ọ̀ irú kí lọ́wọ́ adẹ́wọ̀ kọ́ kọ́dẹ̀ mo ti sọpọ̀ ní ìṣẹ́sùrú ó ní tẹ́lẹ̀ kí ni tó hásẹ̀rẹ̀ ni to asere bẹ́ fa'ammalgula fakan abawa mu'minin fakashina an yuri kọhuma tuguyana

an yubla ma rabbu ma khayran minhu zakatan wa aqrab rahma mushkila badi nígbà tó dé bí ọkọ̀ ojú omi onífà àrọ́tù àníàíbà nígbà tó bí onífà àrọ́dínà mọ́ ma ma bọ́kọ̀ ojú omi jẹ́ lè annal ifsadahu zọ̀hírùn nítorí pé kéyàn fa asnada al ifsada ila nafsihi wal israel ila Allah nítorí pé nǹkan méjì pàdé tí ń bá pa ọmọ yìí kò ní lè báyé àwọn òbí rẹ̀ agbára mi káyùn ṣùgbọ́n kí wọ́n bí mi tí ó sàjọ rẹ̀ tí ó jọ ma àrídúnú fún wọn ọlọ́run ló lè seléyùn ọwá nífà àrọ́dínà èmi gbèrò kí ń pa òbí rẹ̀ láyé jẹ́ àtàlìkì àmà àrọ́dà an yubdi lahuma khayran minhu zakatan wa aqrab ruhma ọlọ́run ọba mi ń tí ẹ̀ òun sì ń gbèrò pé tí ń bá ti ṣe báhùn owó fún alọ́mọ mi tó pé ojú ẹsẹ̀ tí wọ́n bá ti ń bí wọ́n gbàgbé léyùn gbogbo ní ìsẹ̀ ìjá lọ ní látà ìdá àtàyà alàkọrìyà wọ́n bá tó bẹ̀lú kan ìstátọ́ ma ààlà àwọn aráàlú oúnjẹ rẹ̀ wọ́n rọ ráìsì lápẹẹrẹ ọ̀gẹ̀dẹ̀ orísìsẹ̀ oúnjẹ ah, ẹ̀dẹ́kùn nánà abúnáwù sẹ̀bí arìnrìn àjò ní à ebi ń pa wá kọ́dà àwọn mímọ̀ wọ́n lè tọ́ dájú ní wípé láti bàtí àti kò máa jò bí jìjì odidijọ́ mẹ́ta ànàbí Mùsá máa sọ́sẹ̀sẹ̀ jẹun tán ni ànábì Musa fi dọ́dọ̀ rẹ̀ kápẹ́ bẹ́ẹ̀ lọ bá rí oúnjẹ ẹ̀nà náà ń gbé lọ ojú ebi na méjèèjì jọ wà wọ́n wá ìsẹ́tọ̀ ma ààlà ẹ̀yìn ará ìlú ẹjọ́ wọlé ibi ìlágbára arìnrìn àjò ní ọmọ ah. fa abawu ayyudo yìí fún ọmọ wọn ni ṣe rí ogun jẹjẹ ìwòyí ojú yín lórí ẹnu yín e, ètè yín ò lè bá ah. ànábì Musa ni kí rú àwọn èèyàn wọlé àbílọ̀ fi hẹ́lẹ̀ ní ọba jókòó ọdún bá dìde olùmùsáwọ́nà wo ilé tí ń wó lọ yìí tó ti fẹ́ ìwọ́tẹ́ yìí jẹ́ alọ̀ tún lè kọ́ jẹ́ atún lè kọ́ ọ̀kan nù lè lú iná nílé yóò jẹ́ atún lè kọ́ ah, kàtún ní àwòkọ́ rántí ẹ̀fẹ́ pípa wáyìí àbí mùsá fọwọ́jẹ̀dá pé ya jìdarun yìí wáyé àkọ́dọ̀ fa'akọ́ọ̀mọ̀ kéèsé fa'akọ́ọ̀mọ̀ ọkọ̀kọ́ rẹ̀ máa ń lọ tún pé bí ẹjọ́ jọ ah, fa'akọ́ọ̀mọ̀ anábì kọdúrù nìkan ní bá ń dáakọ́ ní ń dáakọ́ nígbà ọkọ̀ tán yìí náà bí Musa bá ń dùn wípé bí n bá ti ẹ̀bọ́ ọdá sí ọ̀sá lè kọ́tọ́ ọmọ gbowó sí ẹ̀rẹ̀ lọ́wọ́ wọn ọba sì gbótọ́ tó bá fi ránjẹ ọ̀sá ní ìwò mìíràn àkújọ bó wá ni alhamdulillah ah ká tún mọ̀ ìrìnàjò wa lọ́ní so bó ṣó ní gbówó sẹ́tò sí ní ọ̀nà ah, ibi tàà ti pínyàrí iṣẹ́ wo mú sí ṣe tori ìwọ torí pé wò fún alóúnjẹ o gbé ìdàjọ́ kankan náà lórí wọn pé ẹni ibi gbogbo wọn ṣọ wá rí èmi nínú tọ́lọ̀ ọba fi màmí a mọ méjì kan bẹ nínú ìlú yìí ọmọ òrukàn ni wọ́n ẹni rẹ̀ ń bàbá wọn kó tó láyé gbogbo ń tàn mẹ́ ìhó lò tí wọ́n èjì láyé owó ìbàbá ń bò mọ́ bí iléun sáwọn tí wọ́n ló ń jẹ tí wọ́n ò fún wáyìí wọ́n owó ọmọ òrukàn wọn ò ní gbé ah, ní ti jẹ gbansala tó níbi ojú àtàn ààrẹ tí wọ́n máa tanlẹ̀ tí ó rí nǹkan mẹ́jọ hamilton ni ọwà ni sùúrù tí mo ní ohun tó lè ṣe ibi láti jọ pínyà Allah subhanahu wa ta'ala ọwà ń kìbọ̀ pọ̀rẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ìkẹ́ tí wọ́n bá ti yọ́kù lẹ́mí èèyàn èèyàn jẹ́ nǹkan Ànábì sallallahu alaihi wasallam fi qissati thalathati rajulin wa hadha mukharraj fi sahih min hadith Abi Hurairah nínú

ẹni àkọ́kọ́ wọ́n dọ́dọ̀ rẹ̀ oòrùn ọlọ́run bára mẹ́lẹ̀ká sí wọn lè yàtàdírọ̀hùn láti lè bá àdánwò nígbà mẹ́lẹ̀ká dọ́dọ̀ ẹni àkọ́kọ́ ta ló ń tọ́ ẹni tí ò sí lórí ẹ ó ní ọkùnrin kí ló ń fẹ́ kí ó ní ọ̀rẹ́ mi dákun ṣàánú mi in tí mò ń fẹ́ kí n nírun gidi náà ni gbogbo kí lọ wá wúwọ̀

kí gbogbo táwọn èsì torí ẹ̀fí mi ilẹ̀ kí kọ́lọ̀ dáadáa padà sọ́dọ̀ mi ọba fọ́nà sílá ojú ẹsẹ̀ bárọ́sù lọ àwọ̀ ẹ̀dáadé yìí dúkìá ọ̀rọ̀fẹ́ ní onítò ń bari màálù ó pẹ̀hùn wọ́n bá fún ní bákọrọ̀ tó ń hàmílà màálù tó ti lóyún tó ti sẹ́ẹ̀ bímá wọ́n fún náà mẹ́ríkà tó kú ọdọ́dọ̀ wọ́n dojú ẹ̀ padà kí lọ wá wọ́ onígbòm bá ti ẹ̀rí àgùtàn ó ti pẹ́hùn wọ́n fún náà làgùtàn ọlọ́mà ọ̀nàmìbìmá wọ́n wá pẹ́ ọlọ́ni wọ́n fẹ́ dánwò padà mọ̀lẹ̀ká bá tó dé padà ọba lọ bẹ́ni àkọ́kọ́ mẹ́ta tó dọ̀rẹ̀ ọba sọ̀rọ̀ ọwọ́ àbá aláṣúrọ̀tì ìlúra bóòn tèrí jọ sí bẹ́ẹ̀ni mọ̀lẹ̀ká ń se wá kò sí lórí ẹ̀ o wà lábàlágọ̀ bí ilẹ̀ àbìlá ìsúnmà bí ibi tí mọ̀ ń lọ kò sí mọ́ sí fẹ́ débẹ̀ ó súnmọ́ kébì gan pa mí kí n tó débì mọ́ lọ kí n ti kú ojú ọ̀nà ẹ ṣàánú mi nǹkan bá ní ṣàánú rẹ̀ ó ní ọdá bó ṣe wà rárakùnmí bó ṣe nǹkan fún mi bàbá mi ní bàbá mi náà jogún ti ẹ̀ bàbá rẹ̀ ní ìyàkan òfin kẹkẹlẹ̀ fún bàtí ní òfin kẹkẹlẹ̀ fún mẹ́lìká eh, eh, eh, bá tẹ́wọ́ Allahumma ọlọ́mọba in kunta kadiban kápírọ̀ lọ ń pa ìwọ ọkùnrin ọlọ́mọba bá ń dápàrà sí bó ṣe rí tẹ́lẹ̀ ojú ẹsẹ̀ gbogbo ràkùnmẹ́kú lọ́bá rí bó ṣe rí tẹ́lẹ̀ para mẹ́lìká tún lọ ó tún lọ bẹ́ẹ̀ nìkejì lórí ibó náà ṣe rí tẹ́lẹ̀ pẹ̀lú bárọ́sù náà mọ́ nínú gbangba ọmọdé kéèní ọmọdé ràkùnmí kan ó tún sọ pé ìwọ̀ ọlọ́ba kápẹ́rọ lẹ́ni ìbá ń pa báyìí ọlọ́run dápàdà sí bó ṣe rí tẹ́lẹ̀ onídìbò ṣe ọwá dọ́dọ̀ afọ́jú nínú afọ́jú ni ló bá ń sọ pé sàánú ọrìn ọjọ́ ní afọ́jú ní kí n sàánú rẹ̀ àbí kí lówí sàánú rẹ̀ kẹtàríkà kún tún ní kọ́bùn bí wọ́n sí ilẹ̀ mímẹ̀ rí ńgbà kan ìlọ́wọ́ ní kankan fàjá a ní rọ́júlùn sọ́ọ̀lì ọkùnrin ẹni rẹ̀ kan mọ́mà pàdé olómọ̀sàdúwà ìfún mi ní gbogbo ẹ̀ bá bá rí báyìí lọ́bá rí báyìí fún mi náà so oré mi ń tèmi in tí ń sọ fún ni pé hold ma ṣe ìtàmínà haihun náà gbogbo tọ́lọ̀ sí fún mi in tó bá wọ́ múmbẹ̀ mú tí ẹ̀wọ́ mọ́ kó gbẹ̀ lọ mọ́ kó gbẹ̀ lọ à èmi ní mú rí bò tí rí báyìí rí à inú rẹ̀ wá dùn ó ní bó ṣe rí tẹ́lẹ̀ ò rí bẹ́ẹ̀mà bákan náà gbogbo ràkúnmí ما الدليل جاء في سنن مسلم من حديث عن ابن مالك رضي الله عنه نعم. هل سنن هو مثلا سندوكا او كوديا كوزو باسكو روتو فجاءه نفر من مضر من مضر مضر يقبل قريش نوا قريش نوا نعم،, نعم نبي نقبل مسد جاءوا وعلى وجوههم الفقر وعليهم ثياب متمزقه تذير بعض عوراتهم نبا هو جنا اثر وتيا àwọn èèyàn yìí musulmi tí ni wọ́n ti gbà ìsìlámù wọ́n ń rùn àwọ̀ owó ti sì òsì ò sí máa sọ fún yàn wípé olùsìlẹ́ntọ́ wáì gbogbo èèyàn ti ma ó sàjókò pọ́lọ mọ́sálásí ara ti ni wọ́n bánibí sẹ́rí wọn arọ́hmatullati jẹ́bà lọ tàkàfẹ́ kọlùbí nàbí yìí lámtàtà hamalil mashhad in ta nàbí rí ìkẹtọ́lọ́ fi Anas ọya lọ kéde as-salatu jami'a tí ẹn báyìí ti sọ báhùn hada lijtima'in tari'in tàbí bí bá ti sọ kún lọ sọ báhùn in kẹkà tó lágbára ti dé ẹni kọ́ pọ̀rọ̀ sẹkúnnú lè rẹ̀ ma as-salatu jami'a ọya inú mẹ́sàájì tó kún lójú ẹsẹ̀ àmì bàgbùrù mímbàrí lọ àrí bá bẹ̀rẹ̀ ń sọ fún pàtàkì kéèyàn máa ṣàánú pàtàkì kéèyàn máa nánú tọ́lọ̀wọ́ bá fún pàtàkì ìmọ̀ ní o àlàáfíà ní o pàtàkì nígbàtí níbi sọ̀rọ̀ ìtàn fọjọ́ rọ́jùl bí tọ́ám àwọn ìbá lọ́gbọ́n jẹ wánúlé ẹlòmí dé bí súrọ̀ kónjò oúnjẹ ọwà náà mẹ́ ẹlòmí kónjò lẹ́nì kí ó bá sáyé lọ nú àwọn àǹsọ́rí ọlọ́gbé kónjò owó wá ẹlòmí lọ gbóti góòdì wá tọ́pọ̀ fàfilmẹ́tì rọ́jùlùn ọkùnrin kan wá wà masalasi la yamliku illa dirhaman kò ní ìkàkà lọ dúdú kọlọ bí ká sọ ní wọ́n nira lọ ọwá mú owó ó ní ọlọ́run ọba ọmọ pé ní nǹkan mí o ṣùgbọ́n àwọn ẹni kàrọ mọ́sá ni wọ́n ìntẹ́lẹ̀ náà bá ká nínú àlàmẹ́rí wọn nígbà gbogbo àwọn tó lọ kó nǹkan wá nlé ẹni tó lọ gbé òrùlá gbé nǹkankan nígbà àwọn èdè ó ti kọ́kọ́ fowó ti ẹlẹ́ kò sì fílẹ̀ àbímọ̀ ọlọ́run wá ń fi ń ma nábì nǹkan mí lọ́wọ́ rẹ̀ bidaroin alfu dirham 1000 dirham okun oru lọ́kùnrin ìbá gbé kalẹ̀ gbé nínú ẹ̀tí ẹ̀ náà dùn pé ẹmẹ́gbọ́ ẹ̀fán o ń se ọlọ́ni ni bí ó se máa ríre o sábàkọ̀ dirhamun alfa dirhamin ẹn tó kọ́kọ́ fi dirhamun yọkànlẹ̀ owó rẹ̀ ti dọ́dọ̀ ọlọ́run sáájú wo ní 1000 bí ó ṣe wá máa rí náà tí ó dúró gbẹ̀lẹ̀ kìámà lọ́nà wo gbogbo ẹ̀ ń fi nǹkan lẹ̀ bẹ́ni iṣẹ́ ń fi nǹkan lẹ̀ tẹ̀lé yóò máa ní dédé ládẹ́ ẹnìkọ̀ọ̀kan yín fastabiqul khairat ẹ máa sáré lọ bí dáadáa báwọn èèyàn bá wọ mọ́sálásí tí wọ́n jókòó bẹ̀rẹ̀ náfílà bẹ̀rẹ̀ náfílà gbogbo ẹgbẹ̀rẹ̀ náfílà lè yí rẹ̀ òun ní ládẹ́ àwọn èyí wọ́n lè jẹ́ àjọ́ra sọ́nà mẹ́yẹ owó wò pé àà ah, ìlú wa ni mo afẹ́ fílẹ̀ kọ́kọ́ fowó lẹ̀ in tó kọ́ fílẹ̀ gbogbo ẹni orí òfílẹ̀ èyẹ bá fi 3 trillion lẹ̀ lẹ́yìn èyàn yóò nìládà rẹ̀ lórí díò èyàn nìládà lórí gbogbo ẹmbá ṣe lẹ́yìn èyàn kèwàá ṣe lójú ẹsẹ̀ ohun lórí tí ó fi nǹkan yẹ sùn gbogbo ẹmbá fi nǹkan bẹ̀ tí gbogbo àlìkàmà lèyàn ma ah lágbọ́já ọmọ ń sáàdọ́ àpọ̀ bájá ṣe times 3 rẹ̀ fásitàbí kọlùkọ iraq kì zikir ìrántí ọlọ́run ọba ah tàbí ọmọ rẹ̀ ní mọ́n sátàrí padà bí kọ́dà ẹnìkan ní pé mọ́n ṣe bí 1000 ṣe ní tí ò ní mọ́ yẹ rẹ̀ tó sì mọ̀kó ju ẹbá lọ fásitàbí kọlùkọ iraq lẹ́wọ́ ẹmọ́ fún ìyàló jẹjẹ ṣe dọ́bù rẹ̀ fásitàbí kọlùkọ iraq ọlọ́run ní dáadáa pọ̀ gbogbo màjálù ti ń bá tó ti tánú Allah subhanahu wa ta'ala bí ẹni mìíràn rahman tó bá di kútùbà tí ń bọ̀ insha Allah ta'ala a máa sọ nípa àwọn tí ànábì sọ nú àwọn obìnrin wípé ẹnì kankan ò pé nínú àwọn obìnrin àìmọye ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ló pé nú àwọn ọkùnrin pé ọkùnrin tó sì pè nílàkẹ́ pé gbogbo nǹkan ṣùgbọ́n àtọ́ pé nú obi ojú mẹ́rin lọ kí ló fà tí a náà fi jùbẹ̀rẹ̀ lọ nítorí nǹkan méjì ni fàdílà eh, wàsílà wàlfàdílà wàlwàsílà muta'allikotun bil ibadati wàlfàdílatu muta'allikotun bil akhlaq awa mayyaza bainahuma thumma najma'u bainahuma in kana kullu raqiya tọ́lọ̀ ọba tó ní ẹ̀mí tí ọba ti gbà ọlọ́ndakọ̀ wọ́lájakọ̀ sọ̀rọ̀ méjì àṣìṣe ẹni kọ̀ọ̀kan wa in ta agbére in tó jóore sí wa aburú so ń bẹ̀ o islamu ilẹ̀ kaloma máa ṣe mí o mẹ́jà ró níwá káàkùsọpá àti ti ẹmọ́ ọlọ́run gbọ́ ti sọ rek alhamdulillah الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل الأولين والآخرين قال الله سبحانه وتسامى بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها, الذي يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن الله سبحانه وتعالى يوم خلق السماوات والأرض خلق عنده خلق مئة رحمة وحبس عنده تسعة وتسعين رحمة وأنزل رحمة في الأرض وبهذه الرحمة الواحدة نتراحم فيما بيننا حتى, دا حتى الدواب أمة الإسلام فإذا كان يوم القيامة فربنا سبحانه وتعالى ينزع هذه الرحمة الواحدة التي أنزلها في الأرض ثم يضيفها إلى تسعة وتسعين رحمة ثم يرحمنا بها كلها في الجنة أمة الإسلام لا تنزل الرحمة إلا في قلب الرجل المؤمن التقي المعتسم بالله سبحانه وتعالى المتوكل على الله سبحانه وتعالى المواظب على طاعة الله سبحانه وتعالى قال الله تعالى فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك أمة الإسلام كان رسول الله صلى الله عليه وسلم يحول وجهه أيام أن كان بمكة إذا أراد الصلاة إلى القبلة ثم إلى بيت المقدس ثم بعد ذلك دخل المدينة وكان يحول بصره إلى إلى الكعبة ثم إلى السماء ثم إلى إلى القدس ثم بعد هذا يدعو ربه سبحانه وتعالى أن يوليه قبلة يرضى صلوات ربي وسلم عليه ثم أنزل الله سبحانه وتعالى نبيه قوله تعالى قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وعلى هذا من كان في الغرب فإن قبلته إذا الشرق ومن كان في الشرق فقبلته في الغرب ومن كان في الشمال فقبلته إلى الجنوب ومن كان في الجنوب فقبلته إلى الشمال وبهذا فاستبقوا الخيرات ففي هذا ضرب لمثل عظيم فيما تعلق بالمسابقة والمنافسة إلى الأعمال الصالحات لذلك ربنا سبحانه وتعالى أنزل لنا سورة عظيمة ألا وهي سورة الكاف واضرب لنا فيها أمثالا عديدة في مجال الرحمة فإن الله سبحانه وتعالى قص علينا قصة أصحاب الكاف ما سألوا ربهم شيئا بعد فرارهم من الملك إلا إنزال انزال الرحمة في قلوبهم ثم أمرهم أن يأو إلى الكافي فآمنهم ربهم سبحانه وتعالى برحمته الواسعة ثم ضرب الله سبحانه وتعالى لنا مثل الرجلين رجل تق رجل تقي مؤمن فقير صابر شاكر ورجل متكبر كافر بنعمة الله سبحانه وتعالى متجبر ثم الله سبحانه وتعالى مع جميع ما أعطاه من الخيرات لأنه نسي ماضيه بعد أن استغنى فبهذا انتقلنا إلى قصة الثالثة وهي التي جرت بين نبي الله موسى ونبي الله الخضر ماذا بما, أوصف الله بما وصف الله سبحانه وتعالى نبيه خضرا وصفه بأنه عبدا من عباده وأنه آتاه الرحمة ثم علمه من لدنه علما فقال الله سبحانه وتعالى فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله والسلام على عباده الذين اصطفى أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام إن الله سبحانه وتعالى قد ابتلى ثلاثة رجال من بني إسرائيل أقرى وأبرص وأعمى فنجح منهم رجل واحد ألا وهو الأعمى الذي لم ينسى ماضيه أما الرجلان اللذان نسي استغنيا بعد أن أفرهم الله سبحانه وتعالى ونسي ماضيهما فإن الله سبحانه وتعالى ردهم إلى حليمة بين أقبح من ذلك وقل جاء هذه القصة من حديث أبي هريرة رضي الله عنه والحديث بخرج في الصحيحين أمة الإسلام لتعلموا مجال نزول الرحمة وكيف توسعت وتركزت في قلب رسول الله صلى الله عليه وسلم يظهر هذا لنا في قصة أناس جاءوا من مضر ومضر أصله من قريش جاءوا إلى المدينة وقد ظهر على وجوههم لفقر وعليهم ثياب متمسكة متمزقة تظهر بعض عوراتهم جاء هذا في سلام مسلم حديث أنس بن مالك رضي الله تعالى نرضاه إلى أن خطب رسول الله صلى الله عليه وسلم الناس بعد أن عمر مناديا الصلاة جامعة اجتمع الناس في مسجد رسول الله صلى الله عليه وسلم ثم وعظهم فاتعظوا ونبعهم فانتبهوا إلى أن من أنفق ما عنده فإن الله سبحانه وتعالى سيبدله خيرا مما أنفق جاء رجل بدرأم وبطعام وبكذا وكذا وكان في المسجد رجل معه درأم ليس معه غيره ثم جاء رجل كذلك بسرة مليئة بالدرائم بل فيها ألف درهم وتصدق هذا الرجل قبل أن يأتي صائب السرة فقال صلى الله عليه وسلم درهم سبق ألف درهم فبهذا فاستبقوا الخيرات فاستبقوا الخيرات عباد الله وسارعوا إلى مغفرة من ربكم وجنة العرض والسماوات والأرض أعدت للمتقين أسأل الله الرحمن الذي رفع السماوات بغير عمد أن يجعلنا وإياكم ممن يرحم عباد الله المؤمنين فالراحمون يرحمهم الرحمن فالراحمون يرحمهم الرحمن اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك أداء الدين اللهم ربنا دمر عداك أداء الدين اللهم ربنا من أرادنا بدنا بسوء اللهم ربنا عرض الفتن وجل كلو في نحري وجل يتمنى الموت ولا يستجاب له اللهم ربنا وحر صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا يا ربنا إليك ردا جميلا اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقلة الصحية الثابتة من نسي الصلاة عليها خطع طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم نبي الرحمة نبي الرحمة الرحمة نبي التوبة المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم تسليما كثيرا استووا استووا واعتدلوا استووا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 حميم تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغررك تقلبهم في البلاد كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولها ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فأخذتهم فكيف كان عقاب وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار الذين يحملون العرش ومن حوله يسبحون يسبحون بحمد ربهم ويؤمن يسبحون بحمد ربهم ويستغفرون ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقيم عذاب الجحيم ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم إن الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون, إذ تدعون إلى الإيمان فتكفرون قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل ذلك بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير هو الذي يريكم آياته وينزل لكم وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من ينيب الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر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 يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر, لينذر يوم التلاق يوم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم الملك اليوم لله الواحد القهار اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب وأنذرهم يوم الآذفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع يعلم خائنة الأعين وما تخفي الصدور والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر

السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله